Kàbọ̀ àlẹ́ ìkàrẹ́ حبيبك فاقع سيد الكون إمام الأدبياء وحبك دائما دائما أهواك حبيب وحبك قلبي دائما أهواك حبيب وذلك يا روحي سيف إنجاه حسوان وسلم على ما هو هذا الله غير هذا الله عظيم غير هذا الله غير هذا الله عظيم غير هذا الله غير هذا الله عظيم غير هذا الله غير هذا الله عظيم ولك قريبا أفرقك غير الله torí gbogbo tó wá. Bàbúndú wá sáàbùkà ọmọdú wá tọ́kù ọlùrún gbogbo. Bàbúndú wá sáàbùkà ọmọdú wá tọ́kù ọlùrún gbogbo. Láàrín ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Allah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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسب الله منزل الفرقان أنا منزل الله منزل الفرقان أنا هو يعين وفي عشان أنا هو يعين وفي عشان مولانا لا إله إلا الله محمد لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا لا إله إلا الله محمد مولانا الله يا الله يا الله أفلح الكافرون مولانا لا إله إلا الله نحمده لنوك بنتين لبالصفات لنوك بنتين لبالصفات لنوك بنتين لأسماء بقربتات مولانا

الله مولانا لا إله إلا الله محمد مولانا ما أولاد سيد سيد أبو سبيل أبائي أمان سيد سيد أبو سبيل أبائي أمان ربائي سلال سيد الأبائي قول أبائي لا إله إلا الله محمد رسول الله المسلم الوجود من الأول الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين كلهم بعدين ومنعهم فاعتجبوا الله عظيم لدولته وعلم وإسلام بأبوكهم هي ندمت إلهي لا تجب لي كربتي Fàyára ní kí àrò ààrà ìgbẹ̀ ìgbàgbó ti máa tààlé tó tàbí agbóhẹ̀lẹ̀ àti ní ọ̀rá. Fàdílì tó dè rọ̀ èèyàn ìgbà ni àbò ẹ̀ká رسول فلا تحسب الله مخلف وعده بل بلاء عزيز بثورة موسى بأساس الكورة فضعت ليك والقبول وما Wàbí ṣáàbì oyin sáàrò ní tàṣàpá, ọ̀dá dùnmọ̀ sáàrẹ̀ ìlàmọ́ra sí àdá ìmá, aláìmọ̀ tọ́bá máa tọ́rọ pẹ́rọ wà gáradà, wà lè wà لسعاب عيبة زالت العالفة وأن وزعبا Pẹ̀lú ọlọ́run, òkúrò máa lọ láì ní fẹ́ láì ní jìnà. بسم الله الرحمن الرحيم الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم وقال الذين شركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء ما عبدنا من دونه من شيء نحن على آباؤنا ولا هرمنا دونه من شيء كذلك ظن الذين من قبلهم فهل على رسلهم بل بلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه ضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرمت على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناشرين فأقتدوا بالله جاد عبادهم ما يبعث الله من يموت فلا أعواما عليه حقا ولكن أجدى الناس إلى عياد ما صدق الله العظيم إلا من رحمه إنا فتحنا لك مبينا يجب أن نقل الله ما تقدم من ذنبك ما تأخر وأتم نعمته عليك ووهدك صراطا مستقيما وإن ذرق الله لكان عزيزا والذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا فأيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما يدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار الأعصاب بأبصيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما الله أكبر وعليكم السلام ورحمة الله وبركاته يبقى بلغة الرجيم بسم الله الرحمن إن الذين قالوا ربنا الله ثم استقاموا فتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وعبده بالجنة التي كنتم تعبون لهم أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ولكم فيها ما تدعون نزلا من كبور يمين الله العزيز اللهم يا ربي صل على محمد وسلم بذات النبي محمد اللهم يا ربي صل على محمد وسيد سادتي نبي محمد اللهم آتي صل على محمد سيد سادتي نبي محمد اللهم يا رب صل على محمد Aláyà ọ̀ṣùn àlà ètò ìtàkà àyà ọ̀pọ̀dá dìlẹ̀ bàwà wà lámùta kùta sí wa. Aláyà ọ̀ṣùn àlà ètò ìtàkà àyà وسيد ساداتنا في محمد أبو تهيب الهاتيا ومؤلفا لما يأتي عليك اليوم مرتديا اللهم يا ربي سيدنا محمد وتجيد ساداتين للمهمتين سلطان مؤمن سلطان مؤمن من أولئك لفتلين سلطان مؤمن من أولئك لفتلين سلطان مؤمن من أولئك لفتلين سلطان مؤمن Ẹ̀lú bá ẹ́ sí làbá àmà àti ìrànlẹ́wọ́ ربك إلى محمد وسيد سادات نبي محمد اللهم يا ربي صل على محمد سيد سادات النبي محمد اللهم يا ربي صل على محمد وسيد سادات آلاف نبي محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أكتب الله ألا إنه أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات ربي لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم واعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومسواكم وصلى مولانا العظيم الله أكبر الله أنا الله الله الله الله أنا الله الله الله الله الله الله الله الله الله الله بشرنا الله الله الله الله الله الله الله كثير لغير ملكوت إلى ملكوت ربنا لدينا الله الله الله الله الله الله الله الله كتاب مطيع أسرار تجل وأتوا ذكري كتاب مطيع أسرار Ìyẹ̀rẹ̀ ayá tẹ́sìrò máa mọ́rọ̀ bẹ̀yà. أمرنا الله الله الله الله الله الله الله الله الله أنت لمنا من غيره الرجوش حتى أبدو حتى نهيب بطل غرام شبها وحبا لا تكن بمعالج شيئا عليهم لا تشعر إلى على المرسلين والحمد لله رب العالمين dàrú ọlọ́run ni ẹ̀kọ́ sí. Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìpé lẹ́yìn ìjẹ̀ Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìyẹ́ta wọ̀tẹ̀ lọ́wọ́ Lẹ́yìn ìpé lẹ́yìn ìjẹ̀ وسلاما لك قول الجنة تهية وسلاما ولم تقوى يا فاتل تهية وسلاما تقوى يا تهية وسلاما والله تهية وسلاما sọ̀rọ̀ wá láì ní oṣù jẹ́ ilé ọ̀tà wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀rí kó ìjà yẹ̀rẹ̀ ọ̀tà wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀rí kó ìjà yẹ̀rẹ̀ ọ̀tà wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀rí ọ̀tà wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀rí kó ìjà yẹ̀rẹ̀ ọ̀tà wọn sọ̀rọ̀ ọmọ

wọ́n ní àkọ́kọ́ yóò máa jẹ́ bí iṣẹ́ oríṣi méje ẹlẹ́ẹ̀kejì ó ti máa jẹ́ bí iṣẹ́ oríṣi méje wọ́n ní ẹlẹ́ẹ̀kejì náà iṣẹ́ oríṣi méje òun náà ó mẹ́rìnlá Wọ́n ní sọ́mà méje àti ilẹ̀ méje lónìí. Ọ̀sán méje òun méje náà fún un. Òkè méje gúdò méje ni. Wọ́n ní òkè méje gúdò náà méje ni. Òkùnkùn méje ìmọ́lẹ̀ méje ni. Òkùnkùn méje ìmọ́lẹ̀ náà méje ni. Àwọn agbára méje méje méje tọ́lọ̀ ń ṣe. Wọ́n ní àwọn agbára méje méje tọ́lọ̀ ń ṣe wọ̀nyí. Ń kọ̀ fún ayé. Èyí tí ń kọ̀ fún ayé ni. Èyí tí ń ṣe bí ń bẹ́ẹ̀ ní tí àwọn ọmọ ìtẹ̀jẹ̀ wọ́n ló tẹ́ àwọn olójú púpọ̀ wọ́n ní àtọlólùfẹ́ ẹ̀tẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ní tí tápà ní gbọ́mọ̀sọ́kan wọ́n ní púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́yà yìí tápà gbọ́mọ̀sọ́kan ọ̀nà lọ tápà kan àtàfà tó ọ̀rá Àti àpá àgbègbè níhì. Ògbòyìn mo fẹ́ dápa ọgbà, àwọn ọmọ náà wọn. Wọ́n ni pé ògbòyìn àwọn fẹ́ dápa, àmọ́nà ọba ti mọ̀ ní. Ẹ̀rọ bàbá wà yìí tí wọ́n dápa wọn tó wá ní àẹ́ àpá mẹ́rin tó wá dìde fún àwọn 5,000. 5,000 wọ́n ní. lọ́wọ́ ní ó ṣe wọ́n ló lórí ní ọwọ́ fún ní 5,000. Ọ̀rọ̀ òfin 5,000. Wọ́n tí ń kí ń gbọ́ òfin 5,000. Wọ́n tí ń kí tó ní 5,000 ni.

kátà yìí rọwà. Ah, mẹ́wàá gbẹ̀yìn Ramadan lára yìí. Wọ́n ní mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan òun ni àwà yìí. Wọ́n tó bá bá nínú ọbẹ̀ rẹ̀ ṣẹ́. Wọ́n tó rí pé àbá nù rú kí ni ó bẹ̀rẹ̀ ṣẹ́. Wọ́n kì í ṣẹ́ mẹ́ta bọnú ẹ̀. Wọ́n ní á kì í ṣẹ́ mẹ́ta bọnú ẹ̀. Ọmọ kan ṣe Ìsìláàmù. Wọ́n ní ọmọ kan ṣe Ìsìláàmù yà yìí. Ọfẹ́ ọmọ mi. Ó fẹ́ ọmọ rẹ̀ bá wa. Wọ́n ní Ègbò ni. Wọ́n ní ègbò ni. Bẹ́ẹ̀lẹ̀ ni àwọn òbí ẹ̀. Kírísẹ́nì làwọn òbí rẹ̀. Wọ́n á bí pé ń gbọ́ òṣì tí bímọ fún wa. Wọ́n ní àwọn àti pé ń gbọ́ òṣì tí bímọ fún wa. Láàmù ó ní tó bá ti wí náà. Ó ní ìta bàbá ti wí ni. Ó ní kí wọ́n lọ wẹ̀ ní sùn. Ọ̀rọ̀ bá ti rí kí wọ́n lọ wẹ̀ sí báyìí. Wọ́n ti wá dé padà. Wọ́n ti wá dé padà. A fi ìfẹ́

Oníkàwà bá wá àmá kò sí àyè. Àbá ìjánù ni wọ́n lọ. Wọ́n lọ wà pẹ̀lú ọmọ rẹ̀, ìyá wọn gbọmọdé ní yóò jòkó tẹni tó ṣe Islam. Wọ́n ní ìwé ọmọ yóò wà yóò gbọmọ rẹ̀ dání yóò jòkó tẹni tó ṣe Islam. Ẹwà tún bá aránjẹ́ sí ìyàwó bàbá tó wọlé nísìn. Ẹwà tún bá aránjẹ́ sí ìyàwó bàbá tí wọ́n wọlé sí. Wọ́n jáde padà wá. Kí wọ́n jáde padà pẹ̀lú àníyàn ti bàbá àtàníyàn ti ẹ̀nà pẹ̀lú àníyàn ti ti wọn náà ọlọ́run ẹjọ́kọ́ yà yìí wọ́n ní ọ̀gá sọ́jà ni wọ́n obìnrin tó wá tí ọ̀bálẹ̀ kan wọ́n ló ní pẹ̀lúbọ̀ tó yàwó wọ́n ní bá ti tẹ́ ìgbà sọ́jà tó wọ́n tún wá ní pẹ̀lúbà ó sì tún yàwó ọkọ dáa tí jẹ́ bàbá wa ìyàwó náà tún dáa wọ́n ní ọkọ dáa tí jẹ́ bàbá wa ìyàwó náà tún wá dáa wọ́n ní ọjọ́ ọkùnrin tọba ma ọ̀nà ní lọ́nà owó ọ̀gá bá rán tó tún wá sí ó sábò wọ́n ní ọjọ́ obìnrin ni ẹ̀rọ ọmọ náà. Wọ́n ní obìnrin ni ẹ̀rọ ọ̀rọ̀. Àwọn tí ó jẹ́ máa lọ lọ́sọ́ọ̀tì. Àwọn tí ó jẹ́ máa lọ lọ́sọ́ọ̀tì lóbìnrin wọ́n ní ẹ̀rọ wọn síra wọn. Ṣé wọ́n mọ̀ bọ̀ wá sí? Kí wọ́n bọ̀ sí? Wọ́n á borí kú àdúrà. Kí wọ́n á fi orí kú àdúrà. Kí wọ́n fi ara gbá àdúrà. Àti ti bàbá. Ọlọ́mọ́ta ló kú aláfíà ara fún wa. Wọ́n ní àwọn dáadáa. Wọ́n ní kájà ní àwọn ní kágbéjáde

bàbá wa tí wọ́n fún wa létí wọn náà bẹ́m̀bẹ̀. Wọ́n ní kódà àwọn bàbá tí wọ́n fún wa létí wọn náà bẹ́m̀bẹ̀. ni Kùránì mẹ́rin ká lé mọ́dà. Wọ́n ní àwọn èèyàn mẹ́rin ká lá nílùú Kùránì mẹ́rin kọ́. Àwọn ẹlẹ́rígun kọ̀ọ̀kan. Wọ́n ní kẹrẹ pọ́ sí orígun kọ̀ọ̀kan bá àti máa so nílùú lọ́run yóò ti tó gbogbo ṣọ́ yóò dé ọ̀rọ̀ ọkàrí gbogbo ẹnìkọ̀ọ́kọ́ tó wà yìí yóò ti tó láti àjú nílẹ̀ pápápá ọlọ́gbò ní wọ́n ni àpá ìpápá náà wọ́n yóò fi dáadáa púpọ̀ Kangara. Wọ́n ni yóò sì tẹ́ iná bàbá wa Kangara. Yóò kárí gbogbo Nàìjíríà. Yóò sì kárí gbogbo Nàìjíríà. Gbọ́n tó bá mọ̀ pàdé àmà àgbà kọjà ní ìdàdà. Wọ́n ni gbogbo ẹni tó bá mọ̀ pé àdúrà àmà àgbà kọjà ní ìdàdà. Ẹni tó tẹ gbèsè ọlọ́run Ẹni tó kan yọ balẹ̀ lọ́wọ́ fi lẹ́nu balẹ̀. Inú gbẹ̀rẹ̀ ọlọ́run ní dàrú. Inú gbẹ̀rẹ̀ ọlọ́run ní bá adé Ìlú tó bá adé ọlọ́run ní jẹ́ padà sẹ́yìn. Lọ́lá ìlà ìmọ̀lọ̀. Ìlú Ìlọrin. Márkàù. Bàbá bàbá ní. Ọlọ́run tún lè kí orí. Ọlọ́run ó tún lè rí pé ilé kéwú yí pọ́kùnrin. Gbogbo ìtọ́yọ ọlọ́run bá ń sọ̀rọ̀. Gbogbo àfáà ti mẹ́rin ìlà ọlọ́wọ́ ah, Ọmọ tó ṣe ìsìlámù náà dà. Wọ́n ọmọ tó ṣe ìsìlámù náà dà. Ọmọ àbáyà yìí. Hmm, àtiwà àtọmọ rẹ̀ ẹ̀lẹ́ àlùbáríkà. Wọ́n ni àtiwà àtọmọ rẹ̀ wọ́n ni ẹ̀yìn àlùbáríkà. Ọjọ́ ti fóònù fún. Ọjọ́ bọ́. Náà, ìgbàmọ̀ ti náà. Ìgbàmọ̀ sọ wípé àwọn òṣèlú láàrin ẹ̀ṣẹ̀ ìta أعوذ بالله من الشيطان من الشيطان الرجيم بسم الله بسم الله الرحمن الرحيم أشهد أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد به أشهد أن محمدا أن محمدا رسول الله رسول الله وأشهد أشهد أن محمدا أن محمدا رسول الله رسول الله وأشهد وأشهد أن محمدا أن محمدا رسول الله آمنت آمنت بالله ربا آمنت آمنت بالله ربا ربا وبمحمد وبمحمد نبيا نبيا ورسولا ورسولا وبالقرآن وبالقرآن كتابا كتابا ودليلا ودليلا وبالكعبة وبالكعبة قبلة وبالمسلمين وبالمسلمين إخوانا وبالإسلام وبالإسلام دينا وبالمسلمين وبالمسلمين إخوانا الحمد لله الحمد لله رب العالمين رب العالمين الرحمن الرحمن الرحيم الرحيم مالك مالك يوم الدين إياك إياك نعبد وإياك وإياك وإياك نستعين نستعين اهدنا صراطا مستقيما صراطا الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى كتاب الله الصالحين آمين أتى الله أكبر أتى الله أكبر أشهد الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لله الحمد لله الحمد Orúkọ rẹ̀ ọmọ jẹ́ wọ́n ni orúkọ rẹ̀ ọmọ jẹ́ ẹ́ ọkọ̀ rẹ̀ Ọlọ́run fẹ́ máa jẹ́ Fátímà. Ọlọ́run fẹ́ máa jẹ́ Fátímà. Olórúkọ ọmọ Nẹ́bí Muhammad. Olórúkọ ọmọ Nẹ́bí wa Muhammad. Àlùbáríkà tí Fátímà ní. Wọ́n ní àlùbáríkà tí Fátímà ní. Ọmọ ń ṣe Ọlọ́run. Ọmọ ń ṣe Ọlọ́run. Ọlọ́run jẹ́ wọn náà ní. Ọlọ́run jẹ́ kí wọn náà ní. Ìsìlámù ó gbù ọ́. Wọ́n ní Ìsìlámù ó sì gbù ọ́. Yóò sì yẹ́ ọ́. Ó tún wá jẹ́ àríkọ́sọ̀ ní fámílì rẹ̀. Ó tún wá jẹ́ àríkọ́sọ̀ náà fámílì rẹ̀. Yóò tà fún bàbá tó bí ọ. Wọ́n ní pásítọ̀ ni bàbá náà tó bí ọ. Ó sì tàbúyà tó bí ọ. Ó sì tàbúmà rẹ tó bí. Àtàwọn tó súnmà bí fún wa. Àfọkọ̀ ọkọ̀ rẹ̀ bà. Wọ́n ní ọkọ̀ rẹ̀ bà. Oṣèun tó gbé nǹkan rí wálé. Wọ́n ní oṣèun tó gbé nǹkan rí wálé. Kíni kíni rẹ̀ kí láti fi kọjá yìí kí láti fi ìwọ̀ ìwọ̀ ìwọ̀ rẹ̀ gbé nǹkan rí. Wọ́n ní ìwọ̀ rẹ̀ gbé nǹkan rí. Oṣèun tó lọ gbé lórí búwá. Oṣèun tó lọ gbé olórí búwá. Ọmọ náà sì ní sórí ibú. Wọ́n ní kí màmá jòkó. Wọ́n náà sórí ire. Wọ́n náà sórí ire. Wọ́n ló sọ ríro pẹ̀lú ògbò ọlọ́run. Wọ́n ni gbogbo ọmọ gbẹ̀dẹ́ sórí ro. Gbogbo olùfẹ́ gbẹ̀dẹ́ sórí ro. Gbogbo àna gbẹ̀dẹ́ sórí ro. Àna gbẹ̀dẹ́ sórí ro. Gbogbo alájọsẹ gbẹ̀dẹ́ sórí ro. Gbogbo aláṣọ orí Ọmọ wa lọ́ṣòrò rí rẹ̀ lọ́rọ̀, àìjẹ́ náà lọ́rọ̀ ti pàdé ẹgbẹ̀sán mọ̀mí yóò àníyàn. wọ́n ni ẹgbà níyàn. èyí ni rẹ̀ wọ́n ni kẹ máa níyàwó wọ́n ni gbogbo ṣẹbá sí ọlọ́run bá yóò tó wọ́n ni ọmọ níyàwó ọlọ́run bá tẹ́ ẹ̀wọ́ ni ọba tí ń gbọ́ ni ọba tí sì rí ni ó sì mọ̀ jọ ó sì mọ̀ wá ó mọ gbogbo ṣọpápátá wọ́n ni tàbísì ni yá sẹ́ni gbogbo ìtọ̀yíṣẹ́ sí àbáwọ̀ ọlọ́run bá lè yanjú ẹ̀ ọlọ́run bá mọ̀ wá ó sì mẹ́ni tí ó sí yà ó sì mọ gbogbo akẹ́rẹ́ pátápátá muna cikin ramadan wani nu ramadan lawa yi muna gama ramadan kaman kwanan kwanan da yanzu ko wani jami melo kaloku Gbogbo tójú mẹ́rin ló kú. Ó máa múnà síkín Laylatul Qadr. Wọ́n ní àwọn ní láti Laylatul Qadr. Múnà síkín Laylatul Qadr. A bẹ ní àárín inú Laylatul Qadr. Síkín istijaba. Àsìkò ìgbàdúrà sí ni. Kò yí àníyàn mi tọ́. Ó ní àníyàn tẹ́bà mú ẹjọ́ ní padàdà. Hmm, kò yí àníyàn mi tọ́. Àníyàn tẹ́bà mú ẹjọ́ ní padàdà. Kó wọ́n ní owó wà kórí nìkan náà só owó lẹ́fẹ́ kó wá ní kó gírímẹ́ nìkan náà só ọlá lẹ́fẹ́ kó wá ní kó ilẹ̀mẹ́ nìkan náà só mímọ̀ lẹ́fẹ́ kó wá ní wọ̀nà kó mú kí náà só gbogbo tó fi wá ọ̀gánà Allah ẹ̀sọ Gangara. Aláàjì wa Gangara. Ẹ̀kọ́ra mẹ́sù láfíà. Ọlọ́run fún alálàáfíà. Ẹ̀kọ́ra mẹ́sù áfìkì. Ọlọ́run jẹ́ kí áfìkì wọ́n máa pọ̀ sí. Dógóró ilẹ̀. Ọlọ́run jẹ́ kí àgbẹ́gbẹ́ wọ́n pọ̀ sí. Ẹ̀mí gígùn. Ẹ̀mí gígùn. Ẹ̀kọ́ra mẹ́sù albarka. Ọlọ́run jẹ́ kí albarka wọ́n pọ̀ sí. Ìyáyẹ́nsì Àti gbogbo àwọn aráalé wa pátá. Àtàwọn ìyàwó àtọmọ. Àti gbogbo ẹbí. Àti gbogbo òlú wọn pátá lápapọ̀. Ọlọ́run bí ọ̀tá fẹ́ ṣe yìí. Yọ́kùn ọ̀rọ̀kùn wọn náà yóòkà wọ́n yóòkà ní náà ó sì kárí gbogbo musulmi ayé ọlá àti gbogbo agbáfà pé ní a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim kí ara mọ́tẹ̀sùmá wa á ṣe bismillahir rahmanir rahim 33 ni afẹ́ ṣe kí gbogbo wa ká darí ọkàn wa sí ọ̀dọ̀ ọlọ́run kí a máa ròyìn kankan gbogbo tí ó bá ń dùn alọ́kàn àkàtọrọ fún ìlú pẹ̀lẹ̀. Kí gbogbo akáwá ti bọ̀kọ̀ káṣe jẹ́jẹ́ tí ìbá wà níwájú Ọlọ́run, èyàn máa fọkàn síwájú Ọlọ́run ni ìyàn kí ìrò nǹkan míì. Kí a mú tẹ́sùwá káṣe bismillahir rahmanir rahim tàbí kírì. Bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim, bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قد مو دسبارك انا حسن الله ونعم الوكيل حسن الله ونعم سلام طال مرض رحيم سلام طال مرض رحيم سلام طال مرض رحيم لا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله يا منان يا منان يا منان يا منان Wọ́n ní ó túbọ̀ bẹ̀rẹ̀ làwọn ṣe ń sìn. Ṣùgbọ́n Wọ́n ní àfá Sọ́líúdà. Ah, àfá máa sọ́lẹ̀. Wọ́n ṣe Wọ́n ní wọ́n ṣe ó bẹ̀rẹ̀. Ó jẹ parí. Wọ́n ní tó bá jẹ parí. Bàbá wa. Ó túbọ̀ bẹ̀rẹ̀ ni. Bàbá wa wọ́n ní ọ̀sà Ọ̀nà ọ̀tọ́ túbà bẹ̀rẹ̀. Bàbá ìmáàmù ní ajégún ìmáàmù Àlì. Bàbá ìmáàmù Àlì rà gbégúnlẹ̀. Àwọn ni wọ́n ṣe òṣùbà ìparí. Àwọn akò orúkọ ọlọ́mọ́kàdínlọ́gọ́rùn-ún tá ti tẹ̀nà ó ṣe. Wọ́n yóò wá akò orúkọ ọlọ́mọ́kàdínlọ́gọ́rùn-ún tí a jọ ti tẹ̀nà ó ṣe. Òun náà fi parí gbogbo tó kù. Kò sí ní sópin. A tún ṣe dáadáa, a tún ṣe dáadáa, a tún ṣe dáadáa, a tún ṣe dáadáa, a tún ṣe ámì náà. Àwọn bàbá kan bẹ́yà ni wọ́n sọ rábà náà. Wọ́n ní àwọn bàbá kan bẹ́yà ni àwọn aláìsọ rọ́bà náà fún. Ó ti jẹ́nu. Wọ́n ni mo ti jẹ́nu ọmọ. Ó ti wá tètè lọ múra tí sínú. Wọ́n ní tí ó bá sílẹ̀ lé ọlọ́run. Wọ́n ní àṣà láti tó bá máa tó rọ ọlọ́run. Ọlọ́múládẹ̀ bá nípa. Ọlọ́múládẹ̀ bá múládẹ̀ rẹ̀ bá nílùú Muhammad. Wọ́n ní a máa wí kan sí gbogbo ọmọ tẹ̀lé. Salátun wa salamun alayka ya Rasulallah. Salátun wa salamun سلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله سلام عليك يا رسول الله ولا سلام عليك يا رسول الله سلام عليك يا رسول الله ولا سلام عليك يا رسول الله سلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله الرجال الله صلاة سلام عليك يا رسول الله سلام عليك يا رسول الله صلاة سلام عليك يا رسول الله صلاة سلام عليك يا رسول الله صلاة سلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا رسول الله

yàwó tọrọ nǹkan tọtọrọ ẹ̀ wípé ẹ ti náwó náwó náwó náwó aláti náwó aláwọn sí ìpẹ́ ẹ̀mọ́ aláti rí pàá náà lásìtàn wọ́n nínú àádọ́ ọgbọ̀gbọ̀ ọlọ́run aláwọn sí ìpọ̀fẹ́ wọ́n nínú ọlọ́run ní owó tó sẹ́nìkọ̀ fún wa náà èlò lọ pé owó náà afá kọ̀wọ́dà wọ́n ní èlò lọ pé owó náà Ìgbàlùkọ́ máa dà ní ẹ̀rẹ̀ o. Wọ́n ní tó ní kálùkọ́ máa dà ní ẹ̀rẹ̀. Ògbò àtàlátù lárọ̀ kalẹ̀ o. Ògbò àtàlátù lárọ̀ kalẹ̀ nù. Àti ti kí alùkùránì. Wọ́n ní àti kí alùkùránì. Lábàrẹ̀ bàbá wa dán Dangara. Wọ́n ní lágbàrà, wọ́n lọ bá àbá Dangara kágbẹ́ káwà yìí. Ọlọ́run tọ́jú wọn. Ọlọ́run tọ́jú wọn púpọ̀. Ọlọ́run fún ní àlàáfíà àtàríkì jí. Àyàwó àtọmọ. Àbíyàwó àtọmọ. Yóò sì kárí gbogbo gbẹ̀lẹ̀. Yóò sì kárí gbogbo gbẹ̀lẹ̀. Ìgbélé àti gbogbo dálẹ̀. Àtọ́jú gbọ́rọ̀ Yóò wá kárí gbogbo olólùfẹ́ wa tẹ́ náwó tẹ́ ah! dúnú kí á. Àtọ́jú láwọ́ tí bàtà kéyìí. Báwọn ọlá ẹrú ọlọ́run kan tí wọ́n lọ pípa rẹ̀ fún wa. Wọ́n ní ọlá ẹrú ọlọ́run kan tí wọ́n fẹ́ pípa rẹ̀ fún wa. Ṣókí. Ní ṣókí. Ẹ máa mú lọ. Wọ́n ní táà máa mú lọ nítorí alìyàkínù bílá. Wọ́n ní kéyà ní àbàmtájú sọ́dọ̀ ọlọ́run. Ní jẹ́kádù ọgbà. Òun ní jẹ́kádù ọgbà. Yẹ́rẹ̀ kí àìmọye Kùránì. Yẹ́rẹ̀ kí àìmọye Alkùránì. Rẹ̀ bá ń ṣe. Tọ́mi bá ti ń ṣẹ́tù. Ó ń ẹni yìí ní ìmọ̀dájú sí ọlọ́run. àmọ́ ń torí pé ẹni yìí ní ìmọ̀dájú pé sẹ́ ọlọ́run ló gbàgbọ́ àwọn olóògùn kan wọ́n gbé wá sínú tẹlifíṣàndọ́ kan. wọ́n ní olóògùn kan wọ́n gbé wá sínú kan. ọwọ́ ajá àwọn olóògùn tó dọ́lọ́ mọ̀. ọwọ́ ajá olóògùn tó dá ọlọ́run mọ̀. tí kìí tó bá fẹ́ kájú àwọn ọgbà. واجعل ربك نصف عينيك bí ọlọ́run ṣe sọ kankan ojú rẹ báyìí. bí ọlọ́run ọba rẹ sí ọ̀pẹ́pẹ́ ojú rẹ báyìí. wọ́n máa ṣe jẹ́ pò rú yìí. wọ́n máa ṣe ní ìgbà pò rú. yóò jẹ́ kí owó tó fẹ́ sà ọ jẹ́. yóò wá jẹ́ kí owó tó fẹ́ sà kọ́ jẹ́. yóò jẹ́ kí Ìgbà ọgbọ̀dọ̀ rọ́gbàgbà ka annaka tara. Wípé máa ṣe ọlọ́wọ́ bá rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó rí ìdò rẹ̀ jìdán. Ó lé ní fífí òfídò rẹ̀ jìdá. Ìgbà rọ́gbàgbà ka annaka tara. Ó ní máa ṣe ọlọ́wọ́ bá rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó rí. Fa in lam takun tarahu. Tó bá ti ẹ̀wá rí. Fa innahu yaraka. Ọlọ́wọ́ bá ń sì rí wọ Bí ẹ bá wà lóhun nìkan. Bí ẹ bá wà lóhun nìkan. Kọ́ máa dàbí ẹni mi. Kọ́ máa ṣe nígbà tí lọ fi ọlọ́run ọba lójòkó sí mi. Ìmọ̀ ẹjá tó ọgbà. Ìmọ̀ ẹjá tí àgbó ọgbà. Ọ mọ́kàn kú omi fíìmù sí mẹ́nulé rẹ̀. Ó mọ́kàn kú omi fíìmù sí mẹ́nulé rẹ̀. Àbí fọ́tò. Àbí fọ́tò. Àbí ìyàwó rẹ̀. Àbí ìyàwó rẹ̀. Àbọ́kọ rẹ̀. Àbọ́kọ rẹ̀. Àbọ́mọ rẹ̀. Ó sọ ọlọ́run mọ́tò sí rẹ̀. Ó sọ ọlọ́run àwọn mọ́tò sí rẹ̀. Ẹyẹ ẹ̀já yẹ̀ wò. Wọ́n ní káyẹ̀ wò. Tí ọba sí bá tìrì mẹ́. Tí ọba sí bá tìrì mẹ́. Abájúrò níná. Àbúbájúrò níná. Ó lè pè ń dáfẹ́ pè. Wọ́n ní pè ní pè nípa abẹ́kọ́kọ́. Ó dé ní. Ó dé ní. Tí ọba ló ń jẹ́ ní. Tí ọba ló ń jẹ́ ní sí ń jẹ́ credit. Tààrà káàdì sí. Tààrà káàdì sí. Tó lè lọ. Ǹjẹ́ lè lọ. Ó dé jì. Ó ti méjì. Tí ọba wá ní iná lórí. Tí ọba wá ní iná lórí. Yàtọ̀ fún bá tẹ ẹ̀yìn jẹ́ ní network tí ò ní network yóò sí sáfíìsì tó lè lọ ìjọ́ lè lọ bí ọdún mẹ́ta ọlọ́dún mẹ́ta tàbáwá tẹ nọ́mbà tí ọba pé tàbáwá tẹ nọ́mbà tó kù kan àbólé àbólé àbọ́tàṣe Jẹ́yọ́ lọ. Wọ́n ní ìjẹ́yọ́ lọ. Gbogbo nǹkan mẹ́rin àrùn yìí. Wọ́n ní gbogbo nǹkan mẹ́rin àrùn yìí. Òun ní ń bẹ́ ń bí gbígbàdúà. Òun náà ní ń bẹ́ ń bí gbígbàdúà. Kí ló dé táwọn kan ṣe tó gbà táwọn kan ṣe tí ó gbà? Kí ló dé táwọn kan ṣàdúà tó gbà táwọn kan ṣe wá ṣe tí wá gbà? Ìwà tó ń bá hù ní bá àwọn ara kan dìde fi ọ̀rọ̀ ajẹ́rù bùkún òsìn sàárà àdúrà yóò máa ránlẹ̀ lójú kan ni Ọ̀wá pe nọ́mbà pé. Ọ̀wá pe nọ́mbà pé wà tó tó lọ. Ó jòkó bí àdó ń ṣeré nù. Ọwá jòkó bí àdó ń ṣeré. Mo sọ ṣùgbà láyáláyáláyáláyálá owó fíìmù. Láyáláyáláyá ó tún ta fíìmù. Ó tún ta fóònù, ó tún ta fóònù sí ni àbíyàn. Ọlọ́run ló fóònù sí ni àbíyàn. Àtìkò tó bá ti ọlọ́run ó kú gbogbo kẹ́lẹ̀ ni. Ọlọ́run náà mọ̀ pé ọ̀dọ̀ mi lọ́wà. Ọlọ́run náà mọ̀ pé ọ̀dọ̀ mi ní àwọn ọ̀gá ọlọ́pàá ọ̀gá sọ́jà ǹjẹ́ ìyẹn lè gbówájú wọn kọ́ máa wòbò alájà ló jòkó yìí wọ́n ní alájà ló uniform kí ni ẹ bá wà ní uniform yìí kí ẹ bá wà ní uniform yìí kí ẹnìkan wá dówájú yìí tí wọ́n ń wòbò mí tó dúkẹ́ ń bá sọ tí wòbò sẹ́ ní gbàmbẹ̀ lérí ọ̀mọ́kún mọ̀ gbá wájú rẹ̀. Náà ni a bá ti wà wájú Ọlọ́run. Náà ni tí a bá ti wà wájú Ọlọ́run. Mọ́ṣáláṣí, yàrá tí ẹ ti ń ṣàdúrà. Àì tún bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́. Àì tún bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́. Ìṣẹ́jú márùn-ún lọ́fọ́lọ́ fún tẹ́yẹ́. Ó ń sọ pé ìṣẹ́jú márùn-ún pẹ́lẹ́ lọ́fọ́lọ́ fún tẹ́yẹ́. Ìṣẹ́jú mẹ́wàá ni wákàtí kan ni wákàtí méjì ni. Wákàtí méjì ni. Ẹni bá pẹ̀ wọn àmọ́ dáhùn. Ẹni tó bá pẹ̀ wọn àmọ́ dáhùn. Ọlọ́run ju ẹnikẹ́ni lọ. Ìṣẹ́ ìṣẹ́ ọlọ́run bá ju ẹni tó ń pè ní lọ. Ẹ̀rọ ọlọ́run kan. Wọ́n ní ẹ̀rọ ọlọ́run kan. Àwọn ṣàdúrà. Àwọn ṣàdúrà ọwá pàdé àwọn ológun tó burú. ó wá pàdé àwọn ológun tí wọ́n burú dáadáa. tí wọ́n yí páyẹ̀ tí wọ́n yí páyẹ̀ fún. afiola jọ́nà bẹ ọlọ́run ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. afiola jọ́nà bẹ ọlọ́run ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa. kò sí lẹ́nìkan àbọ́lọ́run. kò sí lẹ́nìkan àbọ́lọ́run bá. àmọ́ ní billah. àmọ́ ọlọ́run bá Ọ̀sẹ̀lẹ̀ lágége bẹ́ẹ̀. Wọ́n ló sọ̀rọ̀ lágége bẹ́ẹ̀ ń gbé ní. Ó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gbẹ̀dẹ̀. Wọ́n ló tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbẹ̀dẹ̀. Wọ́n adájọ́ ọkú Wọ́n dájọ́ ọkú fún. Ilé jọba yìí. Wípé ọkùn níbi tí wọ́n palẹ̀ ẹ̀mọ́dé. Ibi tí wọ́n palẹ̀ mọ́ síta yìí tó ẹlẹ́ ọlọ́ni kankan kọ mọ́ nkankan. Ẹlẹ́ni ẹni wú kò sí lẹ́rì kẹta kò sí mọ́ kẹta. Ọmọlọ́run. Àmọ́mọlọ́run. Kò sí kí ó púpọ̀. Kò sí kí ó kìí sì bínú sí dáadọ́ ọmọlàkejì. Kìí sì bínú sí orí ọmọlàkejì. Òun náà ni àwọ̀sá ìlú ìjábá ti pùpà. Ah. Òun náà ni àkàsọ̀ táàkì lọ́bí gbígbàgbà. Márùn-ún ni. Márùn-ún ni. Al-mahabba. Òun náà ni ká máa nífẹ̀ẹ́ ara wa tí àwọn ṣe ìṣàdúrà tẹ́ ti wá sí lélé rí. Náà rárá ṣe ìṣàdúrà lélé rí sí. Ẹlẹ́kejì àrídọ́ abìlọ̀kọ̀dọ́ ìwẹ̀lẹ̀kọ́dọ̀rọ̀. Òun náà ni kí ìyàn yọ mú sí tọ́lọ̀ bá pọ́ ní. Mọ́kànìkan ní ṣe ọ́. Mọ́kànìkan ní ṣe ọ́. Ọmọ ṣe rẹ̀ tọ́ kọ́ ń jẹ́ tọ́ wá rí ṣe jù ọlọ́mọ́ bínú ẹ̀. Má bínú rẹ̀ tọ́lọ̀ ti tọ́ kí ẹ̀ múnú. Àbúrò rẹ̀ tó jánà lógìgì. Àbúrò rẹ̀ tó jánà sọ́wọ́ lójìgì. Ìyàwó rẹ̀ ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ìyàwó rẹ̀ ti rí ṣe lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà mẹ́kan náà Ìjíjáde ọgbà ẹ̀. Ẹni tí jẹ́gájú àgbà ni ó ti méjì. Ẹlẹ́kẹta. Ọni ẹlẹ́kẹta. Tààwòlù. Ọmọ ẹni kejì lọ lọ́wọ́. Máa rọ ẹni kejì lọ lọ́wọ́. Ẹyẹ jẹ́ pé wá bá dúwà là ń sọ fún wọn. Wọ́n ní èyí tó kò rá káwọ́ tàbí àfihàn kájú àyí ló gbà yí tẹ́ ẹ̀sùn tábí òkú gbà lá sọ fún yìí. Wọ́n ní ẹni tẹ́lọ́ wá bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló wá bá. Ọ̀pọ̀lọpọ̀ ló wá bá bàbá wa. Iṣẹ́ yẹ́ ọ̀nà, ọjà yọ́ta, mọ́tò yíyọnù, kankan ṣe ah, kíláwá dé ọ̀dà ẹjẹ́ àpàdúwà náà pẹ̀ gbogbo ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àmìnà ìdọ́ wà lè mọ́ máa tó àgbàlá ń sọ yíò ó ti wà náà wà sí jọ́ ṣe ẹ̀dì náwó ẹ̀ṣẹ́ mẹ́rin ìdẹ́ kó lè rí bí tí rí òní ẹ̀tẹ́ ara yí ẹyọ́nú sí tọ́lọ̀ ń bá ṣe fẹ́ nìkejì yí tẹ́jọ wà tí ìyà bá jọ wà nǹkan nìkan ní ọkọ̀kọ́ rí ẹni bá ti rí wọn gbà tí ẹni ẹmọ́ wọn náà kó ṣubú

èyàn olè mọ́ ti ṣe èyàn olè dáadáa ṣùgbọ́n ẹ jẹ́ kí bẹ̀rù ọlọ́mọ wa lọ́kà tí mo ṣe yí ọ̀dá o ọ̀rọ̀ tí mo sọ yí ọ̀dá o kọ́lọ̀un tó bá wa wí àmà bára wa wí nígbà ọ̀bá fẹ́ kán ṣe fún ẹ wọ́n ṣe fẹ́ ní kejì rẹ̀ ẹlẹ́kàrún àlùwàlá olè àhàlìwà ẹ bá ti rẹ́ ni tálkà ẹ má ẹni aṣọ rẹ̀ pẹ̀ tó gbó ọba rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sàánú ẹ̀ tẹ́rà ti fi mára rán gbogbo tààtọrọ yóò rí lẹ́pẹ̀lú ogun ọlọ́run ilé mára rán ilẹ̀ ni ìmọ̀ ń ṣe pàgbọ́ àti kan yọ́ lọ yọ́ yọ zàká yọ́ tàwà yóò sí gbogbo ẹ̀ wọ́n wá dájọ́ kú fún lórí ààrí wọ́n wá sàǹkanlé lérí àwọn méje lọ sàǹkanlé lérí lágége àwọn méje lọ parẹ́ tán láwọn tí èpá àyàntì tí wọ́n sì mọ̀ mẹ́rẹ̀ irú ẹni ọdún sẹlẹ̀ gbẹ̀dẹ̀ lórí ọlọ́nkan àwọn méjèèjì mú tó náà mọ́ mẹ́sẹ̀ tí ṣe tí ẹ lọ mọ́kọ̀ ẹ̀káàkiri mọ́kọ̀ ẹ̀káàkiri ń tọ̀hún ó ìgbà fáwọn ẹni ọlọ́run tẹ bá rí rẹ̀ kàrún ọlọ́run fàgbàríkà sí ọlọ́run fàgbàríkà sí ẹ̀mí náà wà ṣe òtúbà kan fún yín ọlọ́run náà fẹ́ ṣe òtúbà kan fún wa ọlọ́gbọ̀ ọlọ́run nígbà tí a bá ṣiṣẹ́ ìdúró tán nígbà tí a bá ṣiṣẹ́ ìdúró tán bàbá ó fi rọ́bà náà lè ó fi rọ́bà náà lè gbọ́n tán kó kalẹ̀ yìí gbọ́n tán kó kalẹ̀ yìí ó fa àti ṣàdúrà sí ti rí bẹ́ẹ̀ ó láti ṣàdúrà sí ti rí bẹ́ẹ̀ kó mẹ́ṣẹ́ gbé kalẹ̀ wọn àlùbáríkà ti wọ̀ àlùbáríkà ti wọ̀ ولا كن فيكون ولا كن فيكون بسم الله كان بسم الله كان بسم الله تعالى الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون كن فيكون Amina. Amina. Amina. Amina. Amina. Àmìnà, àmìnà, àmìnà, àmìnà, àmìnà, àmìnà. Àdúkọ̀ fún ọlọ́run wọ́n sí sínú ìsinú jẹ́ ká wọ́n lọ́rọ̀ ní ó tún máa sínú àwẹ̀ báyìí wọ́n tó jẹ́ sínú àwẹ̀ báyìí wọ́n máa gbé àwọn kìnnì náà kọjá wọ́n máa gbé àwọn kìnnì náà kọjá ní tọ́wọ́ yí bá ti tẹ̀lé ọlá àlùbáríkà náà ní tọ́wọ́ yí bá ti tẹ̀lé ọlá àlùbáríkà náà ní ìjá jẹ́ ìgbà yàtọ̀ náà ní ìjẹ́ kámọ́ dára wà láàmú wọ́n wá kù sí ìgbésẹ̀ méjì tágbé wọ́n wá kù ìgbésẹ̀ méjì tágbé ọ̀pọ̀lọpọ̀ káàkiri kí ẹni tó bá ní sàárà sí lẹ́yìn náà àádìsà fún ọlọ́rùsùnmọ́ pẹ̀lú ìrọ́bàmọ́ lè Ọkọ̀ rọ̀bí kẹ̀mọ́ àrùsọ̀ ọ̀gbọ̀ ìrù ẹ̀rìn وإذا ردت فأيدي فما ظاهرها الله

الله علي إليك وسيلة إلا رجل وجميع ذنبي ثم إني مقول الله لا إله إلا الله إن كان لا يرجوك إلا محسنا إن كان لا يرجوك إلا محسنا ومن الظلم يرجو لا إله إلا الله لا إله إلا الله lápapọ̀ tó jẹ́ ogbé síwà tẹ́tí mú ìjọba mọ́ dáwọ́ ìfọ́nà mi ni yọ́ ṣáájú ọkọ̀lọ́ mọ́kànlélọ́gọ́rùn-ún átẹ́lé Bọ́bá ti ń bí ẹlẹ́ kanáà ọdún tó bà lóyìn, pẹ̀lú ìgbò ọlọ́run gbogbo tá a tó bí lónìí lórí albarka. Àmìnà. Yọ́n lálbarka pẹ̀lú ìgbò ọlọ́run. Àmìnà. Yọ́n lálbarka pẹ̀lú ìgbò ọlọ́run ẹ̀yìn tẹ́ nǹkan owó akọ̀wé náà akọ̀wé sọ̀rọ̀ tí ó jẹ́ ẹmọ bà ní ẹ̀yìn wọn bá bá tí ń délẹ̀ bàbá obìnrin bà ní ẹlẹ́ mọ̀ sọ̀rọ̀ tí ó jẹ́ ó jẹ́ 209,700 èyí tó jẹ́ káàṣì níbẹ̀ ó jẹ́ 55,700 náírà àwọn èyí tó jẹ́ tẹ́lìsì níbẹ̀ ó jẹ́ 1 ọlọ́rà ń tẹ́ kí ń sọ tàìlì gbogbo àwájọ́ tí ọlọ́rà náà tàìlì 700 ọmọ ìjọ gbọ́nà tó bí bàbá kan mú 500 naira wá wọ́n ní àdúrà tí bàbá ṣe fún gbogbo àwọn ògbómọ̀ṣọ́ wọ́n ní kọ́lọ̀ mọ́sàgbà owó àdúrà ẹ̀yìn tí wọ́n àdúrà owó náà lé lọ́wọ́ ẹ̀sàmánà ń bẹ̀rún ẹ̀sàmánà ń bẹ̀ o tẹ́ bá ṣe rárá ń bẹ̀ owó mi ó tún dé pẹ̀lú ìwé ọlọ́run owó náà kọ́ máa lọ sí báǹkì lẹ́kùn náà àwọn ẹ̀yin elétò ẹ̀yin nà ń bá wó kọ́ náà máa lọ sí báǹkì lẹ́kùn náà sọ̀rọ̀ pàájọ́ máa dáa ni pẹ̀lú ìwé ọlọ́run tó mi náà bá ti lé fún lọ́wọ́ yóò bú ajọ́ mi nínú èmi náà ó ti kún tó ó sì gbọ́ wọ́n ni orílẹ̀ jẹ́ 101 kìíní 209,000 àmì ètò tó wọlé jẹ́ 57,000 èyí tó kò tán ti lálùkọ́ àlùkọ́ ayé ìwọlé pẹ̀lú ọlọ́wọ́ tó fi mẹ́kùn ọwọ́ àfáà sáájú wa ní sin ókọ́ ọlọ́mọ́kànlélọ́gọ́rùn-ún lọ́mà tí ń dínlẹ̀ ààrẹ tó bá lè bàbá ìgbọ́ bàmá lè kálùkọ́ tẹ̀lé wa bísmùlá والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن wọ́n ní àfọ́ òṣàjú wa ni والله الذي لا إله إلا هو والله الذي لا إله إلا هو الرحمن الرحمن الرحيم الرحيم Alimaliku, Alikudus, Assalam, Alimominu, Alimuhaiminu, Alaziz, Alijabaru, Alimutakabiru, Alikaliku, Alibariu, Alimusawiru, Alikọ̀ọ́gbẹ̀kọ́, Alikọ̀ọ́gbẹ̀kọ́, الوهاب الرزاق الفتاح العليم الباجد القابض القافد الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القدير العظيم الغفور الشكور الشكور العلي الكبير الشكور الشكور الوالي الوالي المتعالي المتعالي بر البر التواب التواب المنتكم المنتكم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام Alìmọ́kúsítùn, alìjámírò, alìjámírò, alìgẹ̀níyò, alìmọ́gírí, alìmọ́níò, alìmọ́níò, àjọ́rù, àjọ́rù, annáfíò, annóòrù, àdí, alìbájí, alìbájí, alìwárísù, arọ̀ṣù, arọ̀ṣù, aṣọ́bùn, jẹ́lẹ̀ jẹ́lẹ̀

الرسيل تدعو سديد العقاب ولم دفع الأمر يا رحيم يرمك من الحب والنوى ولم يسرين الأبرار يا مكين الحسن ولم مكد جاء إخوائي جميع ولم تجاء إن كنت تستقل لنا تدعو كل دعوانا بالضبط لنا بالضبط لنا ولآبائنا ولأمهاتنا تتعصب بفعل وتتعصبنا والمسلمين والمؤمنين والمؤمنين برحمتك ورحمة الرحيم التحيات للمرمين التحيات للمرمين لا بأسهم التحيات ولتنوى تدك ما وصنا التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي سلامة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الطاهرات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي سلامة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الطاهرات لله الزاكيات لله الطيبات زوات لله السلام عليك أيها النبي سلامة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الطيبات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين بدا بدا بدا بدا بدا بدا Jẹ́jẹ́, kọ́lọ̀rùn jẹ́jẹ́, lọ́rọ̀ wá lọ́rùn jẹ́jẹ́.